بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم ní dábá tó wá fi kún ó wá ní gbogbo ìgbà tí èèyàn ọ̀bá ìdákókò yìí láàrin ọkùnrin àtobìnrin kò sí àwọn kankan bọ́n bẹ̀mẹ̀ tí ó ma dà wọn láàmú tí ó ma bá wọn inú ẹ̀ ní ìbẹ̀rù inú inú ẹ̀ ní ìbẹ̀rù tí ìbá ti pé àdámọ́ bá bàjẹ́ mọ́yàn lára àdámọ́tọ́lọ́ dámọ́ ìdíyàn gbogbo tí èyàn bá ń gorí obin tí ò ní ìgìlẹ̀ lórí tàbóbi náà lọ́kùnrin gorí ẹ̀ ní ìgìlẹ̀ lórí yóò bẹ̀rù ni Allahu Akbar ìdámọ́ sí ọmọdá ìdámọ́ sí ma bí ń nẹ́bí máa sáà lọ́bì kan nígbé ẹjá pàdé lé òtẹ́lì yóò máa bẹ̀rù ní wọ́n ní bákan náà yóò máa bẹ̀rù abúkù tó wá dáa kí a ń bá mi lórí rí sí tó wá dáa kí a ń bá gbọ̀dábáṣe lórí mi èmi bà síra ìbẹ̀rù ìbẹ̀rù abúkù ìbẹ̀rẹ̀ àbùkù wọ́n ni ó kò sẹ́ lọ́kàn lẹ́yìn náà wàmìnà àdíwàlà mọ́rọ̀d lẹ́yìn náà wọ́n ó tún máa bẹ̀rù kí igi ó sì ń dá nǹkan káàkiri wọ́n náà ń fa bẹ́ẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ló di kátọ̀ sí abẹ́gọ́ ni bẹ́ẹ̀ni àrùn kan ni wọ́n ló di àwọn àrùn èjá bá àyàn ni ìmọ̀ bá obìnrin lọ́nà ní fa ọyẹ́ obìnrin tí bá sùn ẹlòmí bá sùn tíyàn bá lọ́kọ bú akárùnwálé akóranyàwó ẹ̀ Allahu Akbar tíyàn bá níyàwó burú akárùnwálé akórọkọ ẹ̀ wọ́n bá kan náà wà ṣòro bí dám wàtà níbi kọlì wọ́n ní bẹ́ẹ̀ náà lẹ́wà máa rí gbogbo ìgbà tí wọ́n bá gbogbo tí wọ́n bá ń ṣe tí wọ́n bá rán lásìpọ̀ wọ́n ma ní fílì pé ẹlẹ́ṣẹ̀ mà ní Akbar ẹlẹ́ṣẹ̀ mà wà ọkọ ma rò pé ah ẹlẹ́sẹ̀ ma ní mí ma bọ́ kú báyìí yàwó náà ma rò pé ẹlẹ́sẹ̀ ma ní mí lẹ́bírígbà mí bẹ tí yàwó bá gbọ́ wà sí tó bá délé a ní bàbá Basira a lè máa ṣe báyìí lọ máa àbíkátà kókò yìí o ní ọba máa kọrùn fọ́kọ̀ ẹ̀ tó pẹ́rù ń bà kọfẹ́ máa jẹ́ lẹ́sẹ̀ lọ ah, ẹ̀kọ́ kí ní ọ̀sẹ̀ lẹ́yìn báyẹn wọ́n igi wọ́n ní báyà kanáà wọ́n ma nínú ọkàn wọn ma blame ara wọn ní ọkàn lọ́nlọ́n ọkàn ma bá wọn wí ìrìntẹ́ ìrìn ọjà o wà ní ọkọ tó ní igi ìyàwó ń láì ní igi ẹ̀rì wọ́n torí díẹ̀ pé ọ̀rọ̀ káfẹ́yàwó ni tọ́lọ ń dá mọ́mọ̀ ẹ̀dẹ́nìyàn tó dására ọmọ ẹ̀dẹ́nìyàn wàsúnnàtìlì islam alimowafakọ̀ ìsúnnàtìlì hayat wàlìkáwò wọ́n látorí pé súnnà islam ìlànà islam ni tó ṣe déédé ìlànà ìgbésẹ̀ ayé ọmọ ènìyàn 49 tọ́lọ ní adágún kan ní lákọ̀lábo anábìnà sọ yí pé mọ̀nà fitrati man ahabba fitrati Ànábì lẹ́ ń bá fẹ́ irú àdámátẹ́mì Ànábì mú wá sáyé tí mo pè fún yín fàlẹ̀stánà bí súnnàtì ẹ ń bá nífẹ̀ẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ ṣe súnnà mi Ànábì o pẹ́mẹ́sí gẹ́ni kó ṣe súnnà mi Ànábì kó níyàwó kọ́ lọ́kọ ìlànà mi Ànábì wà وهكذا جاء وهكذا جاء الإسلام موافقا للفطرة ولسنة الكون wọ́n ní báyìí láàṣírí pé Islam wá pẹ̀lú tó ṣe déédé àdámọ́ ọmọnìyàn lórílẹ̀ ayé tó sì bá àdámá gbogbo tọ́lọ̀ bá dá sí ilé ayé mu eléyìí ó jẹ́ abala inú òdí táà torí ẹsẹ̀ kíni fi lọ́kọ táà fi níyàwó ìyẹn nìdí ẹlẹ́ẹ̀kẹrin torí díẹ̀ mo fi ń gbára mi nímọ̀ràn àti ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi pé àwọn ọ̀rọ̀ tá ń gbọ́ yìí ẹni tó bá rí pé ọ bá ń wí kọlọ tún bẹ̀ ṣe àwátọ́wá tó kù tá fẹ́ níyàwó sí i àwádá àti ìlọ́kọ tàbátí lọ́kọ kọ́kọ̀ wà gbọ́kọ́ kú tàtúfẹ́ tọ́kọ ní àwátọ́lọ́ ń ṣe ní abíamá tọ́lọ́ ní abọ́kùnrin abí obin tí a fẹ́ níyàwó tí a ń tó yàwó ní ẹtọ́kọ ní agbọ́ sàkíyèsí àwọn nǹkan wọ̀nyí agbọ́ fi kọ́ wọn ìlànà wa tàbáfẹ́ fẹ́ yàwó tàbáfẹ́ lọ́kọ agbọ́ ọ̀rọ̀ àwọn nǹkan ìmá ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀karùn nínú ìdí táà máa torí ẹ̀ níyàwó táà máa torí ẹ̀ lọ́kọ inú ẹ̀sà wa mùsùlùmí ìdí ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀nà ni ihsan ihsanul farj ọ̀nà ni afẹ́ níyàwó afẹ́ lọ́kọ láti lè fi dáàbòbò abẹ́ wa láti lè pàbẹ́mọ́ láti gẹ́ni láti lè fi pa abẹ́ wa mọ́ náà wa hifzuhu àti láti fi dáàbòbò wa ghaddul basar àti láti lè fi rẹ ojúlẹ̀ wal i'fafu amma harramahu al-islam àti láti kóra rókó gbogbo tí islam ṣe léèwọ̀ mo fẹ́ dáàbòbò abẹ́ mi mo fẹ́ kóra mi ró kóònú gbogbo tó jéèwọ̀ eléèsì rẹ̀ nínú èròǹgbà tó ga ni torí pé abẹ́ta ní ẹ̀yin mùsùlùmí abẹ́tẹ̀mì ní gẹ́gẹ́ bí ọkùnrin abẹ́tìrẹ̀ gẹ́gẹ́ bí obìnrin bàdání ọlọ́ni wàdíyà bá mójútó ní masuliyya responsibility ní ó rí àtọ̀ díẹ̀ ọlọ́bọ̀bí ẹ̀ ìlàlìkì àmọ́ bọ́lọ̀dá sí ìrẹ náà obìnrin abẹ́ ta ló dá nǹkan síbẹ̀ lọ́bọ̀bí elére máa rò pé ebi mọ̀lábẹ́ mi láà gbàdání olóòní nínú tọ́lọ́ fi mẹ́lẹ́yàn sí lóòtọ́ lọ jẹ́rú fún lọ́kùn lóbìnrin bóòlù sí lábò bá bẹ̀rẹ̀ sí ni lẹ́fì rí ọlọ́run fi ìdáàbò bò abẹ́ ó se ní sífàtún min sífàtún múmini inú ròyìn ní dámà kó múmini lèyàn kan tó gbé yẹ̀ yẹ̀ lẹ́dínlẹ́ àmì kọ́ sí náà tó ń se náà òkọlùbẹ̀ lẹ́sìn náà fún àpẹẹrẹ wọn sọ́rọ̀tù mọ̀mìn eh, sọ́rọ̀tù nùn nẹ́yà 30 sí 31 ẹgbọ́tọ́lọ ọba Allah asọ. nùn Ọ mu'minin ọ̀rọ̀ àrẹ́bí sọ fún àwọn olùgbọ́lọ́ba gbọ́ gbọ́ dhalika azkarahum ìyẹn ni ó fọwọ́ mọ́ inna Allaha khabirun bima yasna'un ọlọ́ni gbogbo tí wọ́n ń ṣe pátá ló fọ́ nírò rẹ̀ ẹwọ ndọ́lọ̀ bá sọ fún wa mùmìnì lọ́kùnrin nu ó sọ fún àwọn olùgbọ́lọ́wọ́ bá gbọ́ ní ọkùnrin kí wọ́n rẹ ojú wọn lẹ̀ kẹ́ẹ̀sọ́ abẹ́ wọn òfinu tàbí lóòtọ́ bá jẹ́ mùmìnì ọ̀rẹ́ ju ẹlẹ̀ ó sàbẹ̀ lẹ́yìn náà wá kọ́ sáwọn obìnrin wa kullil mu'minat tó wọ́n lùgbọ́lọ́ bá gbá ní obìnrin yagdudna min absarihin kánà rẹ ojú wọn lẹ̀ wa yahfazna furujahun kánà sọ abẹ́ wọn wala yubdina zinatahunna illa ma zahara minha ó ọlọ́ni kí wọ́n má fi ọ̀sọ́ wọn hàn kí a bú ọ̀ṣọ́ wọn pátápátá gbogbo ẹwà wọn gbogbo sóge wọn kí wọ́n bó ó tún àtúnjú tọkùnrin lọ yóò rẹ̀ ju ẹlẹ́ yóò dáàbòbò abẹ́ rẹ̀ yóò tún bóra ẹwà wo táwọn ọmọ yín wọlé ni ẹwùn táwọn obìnrin náà wọ obìnrin náà ni kàsíyàtún àríyàtún wọ́n á jáde gbá àmúra ṣùgbọ́n nínú òfin ọlọ́run wò ní wọ́n wà nínú àwọn àpẹẹrẹ pé alìkámọ̀ ń bọ̀ ni anábì láti kò kán bọ̀ tí àwọn obìnrin ọmọ jáde wọ́n gbà pé àmúra ṣùgbọ́n lọ́dọ̀ ìhò ẹ̀rì torí díẹ̀ ìgbéyàwó ó wà nù táà fi máa dáàbòbò abẹ́ lẹ́fìrí nínú àdísì abúlẹ́bìnà sí rọ́dí alátàlá ni ó ní àná pé ya ma'ashara shabab mú pẹ̀yàn ọ̀dọ́ mọ̀nìsàtà mi kò lè bá à ah, gbogbo ẹnikẹ́ni tó bá ní agbára nú yín fàárí yàtàzà wùwàjì kọ yà rí pò ń fẹ́yàwó o ń torí pò náà ní ọ jẹ tí ọ ma dáàbò bò abẹ́rẹ̀ ó wà lẹ́yìn ma gbà àwẹ̀ ìyẹn ma kò ní jánu ìyẹn ló torí díẹ̀ à ń fẹ́yàwó a ń lọ́kọ inú ìdí ni pé láti dáàbòbò wa láti fẹ̀rẹ̀ ojú ńlẹ̀ kó n gbogbo tọ́lọ́wọ́ bó fẹ́ inú suratu muminun ẹ̀rì láyà ẹlẹ́ẹ̀karùn sẹ́ ẹlẹ́ẹ̀keje nígbà ọlọ́run yàn mùmìní ó sọ abẹ́ wọn àwọn tí a máa ń sọ abẹ́ wọn tẹbá wo suratu Ma'arij láyà 29 ọlọ́run tó sí 31 ọlọ́run tó fi hàn wọ́n ìsọ abẹ́ walladhina láti sọ abẹ́ láti fi rẹjú lẹ̀ kí má bàa ṣe sìná òun náà ló wà fún ó sì nípa inú ẹ̀sìn àwa mùsùlùmí tá ò gbọdọ̀ fi ṣeré tẹ́ débi wípé tí ọkùnrin tó bá ti ní Bukata sí obìnrin bá ti ní bùkátà sí obìnrin kò gbọ́ sí tí ó dá dúró báyàwó ẹ̀ lọ bẹ́ẹ̀ náà tí ọkùnrin tó bípa ti ní bùkátà sí ọkùnrin ọgbọ̀n tí ó dá dójú kọ́ lọ bọ́kọ̀ ẹlọ kò sí in tó mẹ́rin lè máa ṣe lọ́wọ́ inú ẹ̀sà mùsùlùmí tí ọkọ bá ti ní bùkátà sí tí ọkọ fẹ́ túra kò sọ pé mò ń bọ̀ ọgbọ́ni ni torí ẹ̀ ló pé ọlọ́ba kẹ́ àwa mùsùlùmí nínú àǹfààní tó fún àwa ọkùnrin oníkáníyàwó méjì mẹ́ta mẹ́rin nínú àǹfààní tó fún wa nù torí tí a bá ti lè kò dàmúnta ẹ̀mọ̀ wọ́n níta lè ìtàsí kí ni ìtàlé lẹ́bẹ̀ẹ́rẹ́ nínú ẹ̀sà mùsùlùmí àwọn ọkùnrin lára àta ń hmm. gba ayé dàrú lọ́kùn àtóbi dára àta ò bàtà bàtàyé dàrú láwọn obìnrin náà bọ́ta wọ́n bàbá wá rẹ̀ dáabalẹ̀ wọn ni pé ajínasẹ̀ níjẹun ajígbọ́n ni abẹ́ẹ̀kọ́ ni bàbá ẹni òun lomi tútù tí mọ́ wà lójú ọ̀nà láàárọ̀ kùtùkùtù àwọn ìyàwó wà ń lé ní ilé làwọn ìyàwó gbé ayélọ́dàrúmọ́ alẹ́gbùgbà mi bẹ́ntà o kéèsẹ́ tó dáa o kò wà nọ́mà o o wọ́n lọ wà nọ́mà no abnormal ni àwọn tí wọ́n dáa jù wá lọ ẹ̀yìn àwọn tí wọ́n dáa jù lọ àwọn ìyàwó ànábì suratul Ahzab látàrí 31-33 ẹgbọ́n tó lọ́wọ́ bá sọ fún wa ọlọ́run tí bọ́ọ̀rọ̀ rọrùn pé waqarna fi buyutikunna waqarna fi buyutikunna waqarna fi buyutikunna ọlọ́lẹ̀ ìyàwó ànábì ẹfìdí mọ́lé wala tabarrajna tabarrujal jahiliyatil ula ẹgbọ́n jáde pòpòpò jáde àwọn aláìmọ̀kan sáájú kò tí tàn wà kíminà sọ́lá ẹ má kírun wà á tí na zaka wà kúinà lọ́wọ́ rasúlá ẹgbẹ́rẹ̀ tọ́lọ́wọ́ bá lẹ́nu àjúṣẹ́ rẹ̀ ìnàmà yuridu lọ́wọ́ lè yóò zíhìbá an kúmù ríjìs ọlọ́wọ́ bá fẹ́ mú ni an kúmù àwọn ọmọkọmọ òsì gíní ẹ̀ ní fara kókò kókò tí ó bá nídìí omi kì í jáde hmm. tí ó bá sí gíní tí ó bá nídìí kò yẹ ká gbóbìnrin ta tí ó bá lọ wọnú sọ́dún kọsọ̀s nígbàtí anábì Musa alìsàsàlá tó pàdé àwọn ọmọbìnrin méjì nínú sọ́kọ́sọ́ 23 ma gbọ́n tọ́lọ bá sọ walamma warada ma'a Madiyan nígbàtí Musa dé ibi odò àwọn ará Madiyan wajada alayhi ummatan minan nasi yasquna wa wajada min dunihim ọwọ́ rí táwọn èèyàn pọnmi odò odò tẹ́ máa ń pọnmi àwọn kúnkún bẹ̀rẹ̀ gẹ́dẹ́ tẹ́ ń fa omi tẹ́ ń fa omi gírígìtì gírígìtì ọwọ́ tó wá rí náà kan wa wajada min dunihim murata ọ̀wọ́dára mi ń dú ní ìmúratá ìní tẹ́zùdá ó wá rí lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọmọ méjì táwọn takété tí wọ́n dì fún fúnfún pẹ̀lú àwọn ọkọ̀ ń pọnmi kọ́lá ma kọ́tù ìbúkú mọ́ sọ́wọ́ lọ rí bá wọn kí lẹ̀ ń kọ́lẹ́tà rẹ̀ حتى يصدر yusdírọ̀ rìnà wọ́n láwá náà wá pọn mi ni ṣùgbọ́n a lè dìbò fún pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin èèwọ̀ ni kò bẹ́sìn mú kóbìnrin ọmọ àdìbò pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin wà àbúrà ṣẹ́ìkùn kẹbí iye ló jẹ́ ká wà lẹ́gbẹ́ kan pé tí wọ́n bá pọnmi wọn tán àwọn náà padà pọnmi ní tó wá gbé ọwá síta ni pé bàbá wa òbí ọmọkùnrin obìnrin ni gbogbo wa tó bí bàbá ti wá dàgbà kò lè jáde mọ́ Allahu Akbar àwàlọ́gùn dáa ń ṣiṣẹ́ fún bàbá wa rísìnà Allahu Akbar tóbi musulman bá jáde lọ ọ̀tán láti provide reason why kí ló gbé ọlọ́ta ló ti pé iṣẹ́ tí Islam fẹ́ kó bí musulman sí inú ilé ní fìdímọ́ lé ní ìdí ẹ̀ wá rẹ̀ wọn àtọ́kọ̀ wọn jọ ma wọ́n jọ agree ó ti gbọdọ̀ bá tẹ̀sìn mu yóò sì máa múra gẹ́gẹ́ bí mùsùlùmí ní ìtàtọ́bá tó wà yẹn náà yóò máa bá àwọn ọkùnrin yẹn lò ní ìbálòpọ̀ ara àta ni wọ́n kò gbọ́ sí wọ̀lúwọ̀lúwọ̀lú ń bẹ̀ ma gbọ́tàn yìí lọ Musa bá ni ó bá wọn pọnmi thumma tawallā wọ́n lọ dó síbì kan faqala rabbi inni lima anzalta ilayya ayàtọ̀ tẹ́lé yẹn ní kọ́ka لما أنزلت إلي من خير فقير فجاءته إهداهما bídáhùn lọ́nu ìgbà àwọn ọmọbìnrin fún bàbá wọn a pàdé ọkùnrin kan o níbi àti lọ pọn mi o àtàkẹ́sẹ́gbẹ́ kan ó sùn wọ́n lọ bá mi pọn mi bàbá wọn wá rán ìyẹn wá sọ pé tí bàbá wọn bá lè gbà síṣẹ́ ọmọdá ọwọ́ aràn kan náà ọ̀yá tẹ́mṣí alastihya ọlọ́mọbìnrin gbà ti rìn ó rìn pẹ̀lú ìtìjú alẹ́sìyá o múra dédé gẹ̀wọ̀n obìnrin tó gbọ́fẹ́ pàdé ọkùnrin mi ìrí ẹ̀rin ti jú ní ìrẹ́tàbá ọmọ ìlélẹ̀ kéèsà mọ́ níwórówó tó ó sì dọ́dọ̀ Musa lìyẹ́jìzìyẹ́ka ajọ́rọ̀ máa sọ̀kọ́ ìtẹ́lẹ̀nà fẹ́ san ẹlẹ́sàn tó sí fún wa omi tó bá wa bàbá fẹ́ san ẹlẹ́sàn oníkọ wá falamma ja'ahu wa qassa alayhi wá dé ọ̀dọ̀ bàbá wọn Musa wá sọ gbogbo ọ̀rọ̀ yìí ó sọ fún bàbá wọn lọ wọ́n ní ọmọbìnrin yẹn Musa tagé o hmm. Musa wọ́n ló wá sọ fún gẹ́gẹ́ àwọn àfún onítàn wọ́n ló sọ fún Musa wípé kọmọ sọ níwájú kọmọ wà lẹ́yìn o kí Musa bọ́ síwájú kọmọ wà lẹ́yìn o wọ́n ló wá ń sọ òkúta kéèkèé dání tó bá níbi tó kí Musa ó yà sí yóò wá sókúta gbà tó bá sọ sọ́tún Musa ó yà sọ́tún yóò sọ sálàáfíà yóò yà sálàáfíà yóò mọ́ lọ síwájú tí a fi dé ọ̀dọ̀ bàbá wọn wọn àjọ takúrọ kọ́só Allahu Akbar kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ wọ́n ní wọ́n rán bọ́dà sàǹsẹ́ ẹrù pọ̀pọ̀ àjíyàwó ni wọ́n pẹ́nẹpẹ́tẹ́ hmm. pẹ́nẹpẹ́tẹ́ pẹ́nẹ padà sọ́lù ẹnsàrọ̀ sídá ìsàbàsíra wórówórówóró ìtàyè músára ń sọ fún ayẹ́ o ìwọ ọmọlúwàbí púsìrí ilẹ̀ Yorùbá náà nù nígbàtàwọn àti wá ń lọ́kọ à tí ọkọ àti ọba ń gba bíbọn bí tàbí wọ́n gbà lọ rẹ̀ Allahu Akbar tí àwọn obìnrin bá ń wẹ̀ lódò tí a bá gbùrọ̀ ọkùnrin wọn máa pàrọ̀ má dé bí ó a ń bẹ lódò má dé bí ó padà padà padà yóò sì padà lódò tó bá padà ó segi fún ni àwa ń tẹnubọnú nísìn ah hmm. hallelujah ti seri awon nkan ti o iwa ni wa buruku na wa qasarihi alqasas to nbe o ti to nbe to ri de leyi ibi mo ti lo na ni pe awa okun la ma se kini la ma lo ta tabajwa kan wa la nta a ma sababu táwọn sábọ̀ ń lé ọ̀dọ̀ tààlà ń bọ̀ lọ́dọ̀ ìyàwó wa lọ́gbìn ìtàsìkònú ilẹ̀ ìhà abẹ́lọ farasin abẹ́lọ túrálẹ̀ adúgbà Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ alẹ́kọ̀ tó pọ̀ àríkà ń bẹ tó wá jábìrú gbà wá àmì náà náà bá aládìs abúkábáṣà oná gbà wá rí ó ní anna rasulallahi sallallahu alaihi wasallama ó ní anúta sálà rọ́nà mura'atan níjọ́ ka na bí robinrin kan tí sí yàwó ẹ̀ gẹ́bí wọ́n náà sí lè robinrin bá sí ma rí wọn náà nìsìn aníwà robinrin kan tí sí yàwó ẹ̀ fa'ata mura'atahu zainab anábi padà lé ni anábi padà sílé ọlọ́gbákanú yàwó ẹ̀ torí pé ń gba orí yẹn ẹ̀mí tí máa bẹ lára ọkùnrin tí fi lọ aróbin ó sànábì náà bi ọmọ bọ́nà sí lè róbin tí ó ṣe bá kan wà á rántí ilé wà á rí kíní wà ọgbàgbó ó mú sí rásí kíní ó wà lé ó àìṣà ńkọ́ wàhíyà tẹ́mà àṣú rẹ̀ obìnrin yìí ó àwọ̀ ẹran ń hu àwọ̀ ẹran lọ́wọ́ iṣẹ́ lọ́wọ́ ni lánàbí dé náà fàkọ́dọ̀ hajjátàhù àníbì ní torí ẹmù fi wálé kò jù bá ń lọ torí ẹmù gíní torí ẹmù fi dé nísìn ó sì dá gbogbo jí dá ogun tó ń ṣe lẹ́ kò gbé mọ̀ dání lọ́wọ́ kò dá sí kò sí mò ń hu àwọ̀ lọ́wọ́ ibẹ̀ rí bí mo ṣiṣẹ́ lé lọ́wọ́ ni bọ́ bá ń fọ abọ́ lọ́wọ́ tọkọ bá ti dé kí ló ṣe yóò fa bọ́ọ̀lẹ̀ o ń fọ́sọ́ lọ́wọ́ ọba ṣe gíní o ń fọ́sọ́ o ń ṣe bẹ̀ lọ́wọ́ ó yìnà lẹ̀ ó ṣe gíní ó yìnà lẹ̀ tí ò fi ní jóná laqad kana lakum laqad kana lakum fi rasulillahi uswatun hasana fi iṣẹ́ yẹn lẹ̀ faqada hajatahu a ní gbọ́ bùkátà rẹ̀ lára ìtàn

wàtúdí bí rúfi súrọ́ ti ṣaitọ́ bó bá sì kẹ̀yìn bí bá ń bọ̀ bẹ́ẹ̀ mọ́ kọ̀yìn bẹ́ẹ̀ fàídà abúsọ́rọ̀ ahadukum imranatan torí díẹ̀ ẹ̀yin mùsùlùmí tí ẹnìkọ̀ọ̀kan bá ní jáde lọ tó wá rí obìnrin kan tó wá ṣe bẹ́ẹ̀ tó sì wúyẹ́ lọ́kẹ̀ fàlìyàtì padà sí gíní padà sílé torí díẹ̀ ọkọ ẹ jáde kò ní ìjọgbọ̀n sọ́rọ̀ bá dé ọgbọ̀ pé kílẹ̀ ń wá ẹbẹ́ ti lọ mo wálé náà ni bó sí gíní mo tún padà wá náà ni padà wá náà ni ó ti gbọ́dọ̀ yíé ẹ̀rì inú ẹgbà wá míì lọ́dọ̀ Abu Kabasha kana Rasulullah kana Rasulullah sallallahu alaihi wasallam jalisan fi ashabihi oúnjẹ ọkà níbi jókòó pẹ̀lú àwọn sàábí rẹ̀ fàdákàlá ló bá wọlé súnmọ́ kharaja jáde waqad iktasala ṣùgbọ́n ó ti wá wẹ̀ nígbà tó jáde abájítọ́ wẹ̀ àríwẹ̀ láàrẹ̀ tí gbogbo mí kálà rẹ̀ pọ́ sílẹ̀ wẹ̀tání faqulna ya rasulallah gbogbo a bá sọ yí pé ìrùtí ọlọ́run qad onímọ̀rọ̀láti bi i fulanatum olóbìnrin kan ló kọjá lẹ́gbẹ̀ẹ́ mi nísìn fàwákùn àfi kọ́líbí ṣáhàwàtún ní ṣáhàtún nìsà ṣáhàtún nìsà ni ẹ̀mí bá ṣe wúyé tí máa ṣe sí ẹ̀ lẹ́mì tí a bá róbìn fàtà ìtù bá dá àzíwájì bá padà lọ sílé mọ́lọ́dọ́ kan náà yàwó mi fàṣọ́pùtùhà bọ́ sí tó kí n ṣe ń bẹ̀ fàkàdáàlìkà torí bí kẹ́ náà ṣe máa ṣe nù bẹ́yìn náà ṣe máa ṣe nù

inú ìdí tàà tó rẹ̀sẹ̀ ní tààfi títorí ẹ̀ lọ́kọ tààfi níyàwó kí ni dínà ìdáàbòbò abẹ́ wa ìrẹ́ ojú ńlẹ̀ ìkóraró kóònù tọ́lọ̀ọ̀bá àlíkẹ́ ọlá ṣe ní èèwọ̀ lẹ́yìn náà nínú àwọn tàà tó máa torí ẹ̀ fẹ́yàwó tàà torí ẹ̀ lọ́kọ ìkọ́ ọmọtù hudúdìláhì ìkọ́ ta'ala fil bayti li muslim a mọ́ níyàwó a máa lọ́kọ láti fẹ́ fi òfin ọlọ́run lọ́lẹ̀ inú ilé wa láti fẹ́ kíní láti fi òfin ọlọ́run ọba lọ́lẹ̀ inú ilé wa o gbọ́dọ̀ fẹ́yàwó láti máa rúfin o gbọ́dọ̀ lọ́kọ láti máa rúfin o ní pé ilé tàà fẹ́ gbé kalẹ̀ ilé tàà ti máa tẹ̀láṣẹ ọlọ́run ni ilé tàà ti máa yóò tẹ̀láṣẹ ọlọ́run ìyàwó yóò tẹ̀láṣẹ ọlọ́run tọ́rọ bá sí ọmọ fún wa àwọn ó tẹ̀láṣẹ ọlọ́run gbogbo tí jẹ́sẹ̀ ọlọ́run pèsèlé tí abúwà máa ṣẹlẹ̀ ọ wà ń lé lọ́pọ̀ ẹbá kú ọtí dé hmm. ó ní àrísẹ̀ bá ń kó sínú fìríjì ojú rẹ̀ ọ̀pọ̀ pé ẹ ti kó jáde kò díjú máa fọ́ gbogbo ẹ̀dà ní ìsinmi ẹ tó mutí wá láyà láyà tó ń kọ tí wà nù léyìí obìnú ọgbọ́ni obìnú tàbí ọkọ náà lórí ìyàwó rẹ̀ yóò gogoro mú ó ń fi sábẹ́ aṣọ mo ní ọ̀rẹ́ kan mùsùlùmí mọ́ ní ọba àforíjì Ivory Coast ló ń gbé l'Abidjan Ivory Coast Abidjan wọ́n wà lọ́dọ́dọ́ kan ọba ní ìgbà náà sí rẹ̀ Malim ló máa ń pè mí ó ní malim dìkìrùlá o fẹ́ kó bá ń bá yàwó mi sọ̀rọ̀ tí ó sí kan ó ní yàwó ma mú ògógóró Allahu Akbar o ti wá súnmi ọmọ àfáà sí ìyàwó rẹ̀ ọmọ àfáà ọmọ àfáà àfáà tó fún yàwó àfáà ẹ̀ náà ló fún yàwó àfáà rẹ̀ náà ló fún yàwó tí mọ̀ ògógóró yìí <laughs> orígan torí díẹ̀ ilé ebúnú afẹ́ kí òfin ọlọ́ọ̀bá ṣẹlẹ̀ nínú ilé lẹ́fìrí ńgbàtọ́lọ́ọ̀bá ń a fi lè kọ ìyàwó tá a fi lè kọ́ra wa tí a bá ní sọ́látù Bákọ́rà látàrí 129 ìgbàtọ́lọ́ọ̀bá illa yakhafa an la yuqima hududallah ó ní àtọ́ ìpán méjèèjì wàhálà wá dé láàrin ọkọ àti ìyàwó má gbọ́ kí ló wá dá wàhálà lẹ̀ òfin ọlọ́run fàpẹ̀rẹ̀ nìsìn ara wọn ọkùnrin míì ọ̀rẹ́mọ́sọ isẹ́ mọ́ ìsẹ̀ yẹn jú ọ̀kan lẹ́jẹ́ ọ̀pẹ́ ni o tó wọ́n ma bá wọ́n ma ṣe oṣù pẹ̀lú ẹ̀jẹ́ oṣooṣù ìwọ̀sí ni haram kẹbí lọ́nà kàbáyìí lọ bá sọ di wàhálà mọ́yàwó lọ́wọ́ ah yàwó bá kí gbàjàre wà bá mi wọ́n wá inú àwọn àfà mọ́ a sọ wọ́n pé kí wọ́n lọ ṣe wáàsí iná fún ọkọ yẹn wáàsí iná wọ́n pè ní tẹ́rì hip ìdẹ́rùbà èmi Akbar yàwó ẹ̀ pariwo síta tó bá ti dàbá yẹn ó lè kún tíyàn fi kọ́kọ́ bí ọkọ bá fẹ́ máa rúfin yàwó àntorí ẹ̀kọ́ nígbàbá sọ́jọ́ bá gbọ́ tí ó bá fẹ́ rúfin a máa torí ẹ̀kọ́ yàwó yàwó tí mọ̀ gbogbo yàwó tí ó kírun yàwó tí ń ṣe sìná ọkọ tí ń ṣe ọlọ́run nínú tá a lè torí ẹ̀ sọ pé ẹ má fẹ́ra yín mọ́ nígbàbá pé a ti sọ sọ sọ wọ́n wá ń bẹ̀rù pé àwọn ò lè gbófin ọlọ́run ró torí ẹ̀ tó tá torí ẹ̀ fẹ́ra wa inú ìdí ni pé inú ilé mi yìí èmi ọkùnrin yìí èmi ìyàwó yìí òfin ọlọ́run ní ọmọ àṣẹlẹ̀nú ilé nǹkan burú mi ò tí ó yẹ ọlọ́run kò ní ṣẹlẹ̀nú ilé ọkọ àti ọjọ́ protect ilé ni kọgbọ́ látọ̀dọ̀ ọkọ kọgbọ́ wá látọ̀yàwó ọmọ abanigbe ọ̀rẹ́ wa ni ọwọ́ akọ́sẹ́ ni tí ó bá lè wà jẹ́ ọgbọ́dọ̀ sẹ́sẹ́lẹ̀ inú dí tí a ń torí ẹ̀fẹ́rẹ̀ ni àwọn ìdípọ̀ torí díẹ̀ bí ta dàdó di ìjókòó mi a kò lórí ilé a tó bọ́ sí àwọn abala mi nílọ̀nà ìgbéyàwó tó gbé ta bá ní kásí ní ìjẹta àwọn kan tó gbọ́dọ̀ imobjective tí a torí ẹ̀fẹ́yàwó tí a ma rò láti ma mójútó ní mùtúrí ẹ̀fẹ̀ lágbájá rẹ̀ kò dín ní bí mọ́kànlá ẹ̀rẹ̀gbẹ̀ ní àfáàmì àfáàmì mẹ́fà níbẹ̀ pẹ̀lú gọlọ́dọ̀ ọlọ́run a di mi a abala mi to si pataki o àti dáàtorí ẹ̀fẹ́yàwó dáàtorí ẹ̀lọ́kọ ni àwọn tàà ti wá níyàwó tàà ti lọ́kọ tí àwọn nǹkan bá wá sílẹ̀ alọ̀ tó ṣe ìdínú gbogbo tàà sọ yìí tí ó bá ti ṣe alọ̀ sí correction ìyàwó tí ń bẹ lè mi mi sọ yìí alọ̀ sọ yìí mọ́ wà ń lé ọkọ lẹ́sọ̀gì alọ̀ yìí mi alọ̀ yí padà gbogbo ilé òun náà ni àwọn agbẹ́ta fẹ́ sọ̀rọ̀ lọ àtẹ́ntútà àtẹ́ntọ́gbọ́ ládàkí àsọ̀rọ̀ àkàbọ́dọ̀ aládánà sọ́nkà lábí àmúríkà ṣẹ́dà la ilaha illallah